إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله gbogbo ọpẹ́ tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní kasoso ni ọ̀nà ni ó tọ́ sí ọpẹ́ àti ẹ̀yìn àti ìdúpẹ́ fún láàárọ̀ lọ́sàn ní ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ayé wa kò wá sí gbogbo ọpẹ́ tí a dú fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó lè tó orí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa oore islam oore ìjẹ́ musulmi oore ìmá tẹ̀lá nabi sallallahu alaihi wasallam oore ìmá wá ìmá oore ìmá wá ìmá kó níbi aburú tó lè bá ìmánì jẹ́ mẹ́yà lára so lára rẹ̀ lára ìmá wá ìmá àwọn nǹkan aburú tó lè bá ìmánì jẹ́ mẹ́yà lára tí yíò bá ṣọ́ra tó lè sọ èyàn di pé yóò mọ̀ pẹ́ra ẹ̀ ní mùsùlùmí láyé àmọ́ tó bá dọ́dọ̀ Ọlọ́run Ọba lálkìyàmá nínú sáfù àwọn kèfèrí ní ó wà so nínú rẹ̀ òun náà ni àwọn nǹkan tí a ti ń gbé yẹ̀wò tí a ti ń ṣàlàyé fúnra wa so àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nifaq so tí àwọn èèyàn ń gbìyànjú láti tàn káláwùjọ láti gbìn sí ọkàn àwọn èèyàn láti sọ wọ́n di dà bí mo ṣe dà so àwọn ti ní nífàkù lẹ́mí wọ́n ti ní nífàkù lára wọ́n ti ní nífàkù láti sọ́kàn wọ́n ti ní nífàkù nílò rí so wọ́n wá bí àwọn ẹlòmíì náà ó ṣe rí bẹ́ẹ̀ so wọ́n sì wọ́n successful wọ́n ráwọn èèyàn sọ di mọ̀náfíkí tó ṣe pé yóò kàn máa pera rẹ̀ ní mùsùlùmí ni àmáwọn àdìsọ́kàn rẹ̀ ó ti gbé e kó nínú islamu so irú àwọn èèyàn báyìí ó sì pọ̀ gan àwọn tí wọ́n ń pèpè báyìí pọ̀ so àwọn tí wọ́n sì ń gba ìpè yìí náà àwọn náà pọ̀ ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fẹ́ dáadáa fún so yóò jẹ́ kí ìmáni rẹ̀ kó dó dédé kò ní gbàtàn jẹ́ kò ní sọ ẹ̀sìn Ọlọ́run ọba di báwọn èèyàn ṣe máa ń sọ ọ̀rọ̀ ayé ní pé yóò tún ti politics bọ́ ara ẹni tó sọ so, ṣe tó sọ ní tẹ́ni tó sọ bá ti jẹ́ pátì rẹ̀ so ó bá jẹ́ pé nínú àwọn in tó kó ìyà kèfèrí jù sínú lẹ́ni yẹn sọ àsọ́sà ti wà ẹgbẹ́ rẹ̀ so irú mùsùlùmí tó wọ́n bá rí báyìí ẹgbẹ́ òdodo ló jẹ́ lógún irú ẹni bẹ́ẹ̀ ni ó mọ̀nà látara ìsàlàyé òdodo yẹn ìsàlàyé àwọn nìfàkì yìí àti ìsàlàyé fún wa kí ni jẹ́ nìfàkì gangan so wọ́n lọ hù láti gbòngbò rẹ̀ so láti ìpìlẹ̀ rẹ̀ so yí tó ń jẹ́ nífàkì so kíyàn ma àwọn orísun rẹ̀ ibo ló ti wá nínú Islam so tí wọ́n gbé wọnú Islam títí di àsìkò tí a wà yìí so ní ta fi wọ́n sọ̀rọ̀ nípa àwọn Rọ́fídọ̀ nìyẹn a ti sàlàyé fún wa àwọn òwògan ni Rọ́fídọ̀ yìí gẹ́nẹ́ so àwa ń wò kíni àwọn ǹkan tí wọ́n ma ń lọ́ nínú ìtàn so kíyàn fi gbọ́ yé dáadáa kíyàn fi wà lórí òdodo pé so that ẹ̀rù ní báyàn àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa náà èyàn wà wákúwà kí torí pé ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ẹni yìí tán ma ń rọ̀ mọ́ 80% rẹ̀ irọ́ ni o 80% rẹ̀ irọ́ pọ́nbélé lòun irọ́ pure so èyí tó wá kó nú 20% yẹn òun gan náà kìí sọ òdodo tán òun náà tún máa rí pé wọ́n tún ro rọ́ papọ̀ mọ́ òun náà ni wọ́n tún mix rọ́ papọ̀ mọ́ so àwọn èyí tó wá jẹ́ òdodo ń bẹ gbogbo ẹni tó bá ronú sí yálà kó ṣe pé n tí ó kàn nínú tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àbí n tó ṣe pé kódà ẹ̀yìn gan ló tún jẹ́ fún wọn kìí sàlébù so in tó sì pé ẹ̀yìn ní fún wọn kìí sàlébù àbínú tó sì pé wọn ò rí sí àdánwò wọn ò rí sí kankan láàrin ara wọn gan òun lòun mú síbẹ̀ so in tẹ́yàn fi gbọ́dọ̀ sọ́ra nìyẹn o kíyàn lọ́lọ́ máa fi ti rẹ̀ kóró kó mọ̀ wá máa wá ti ìtìkú ti bọ́ ọlọ́kàn pé à ó sì máa wá wá kí ta ló ní ọlọ́gbọ́rọ́ tẹ́lẹ̀ ta ló ní kó lọ gbọ́ irọ́ tẹ́lẹ̀ ó sì máa wá kí pé à sísọ̀ àbáyí ṣe báyìí tóòtọ́ so àwọn Rāfidah yìí àwọn tá ń wọn so onírọ́ ni wọ́n so nínú àwọn nǹkan tó máa ń sopọ̀ mọ́ so a ti wo síwájú àwọn nǹkan tó níṣe pẹ̀lú pé Abubakar jẹ́ khilafa ni gbogbo àwọn nǹkan tó jọmọ́ báyìí a ti wo pé Abubakar inú Fatima ò dùn sí tó fi kú ẹni tí inú Fatima ò bá sì dùn sí tó fi kú inú Annabi náà ò sí inú so gbogbo nǹkan báyà ti wò so radiyallahu anhum so àtàwọn àwíjàre tó wà fẹ́ni kọ̀ọ̀kan so eléyìí ló fi ń dáa jùlọ níbi ìbá àwọn asíwájú ẹ̀sìn wa ká fi bá wọn lò so ní táwà gbéyẹ̀wò níjòkó eléyìí insha Allahu ta'ala àti gbogbo àwọn àjòkó tó bá bùkátà láti sàlàyé rẹ̀ so náà ni ẹ̀sùn tó máa fi ń kan Uthman so nínú ìtàn nínú àwọn nǹkan tó ma ń so mọ́ nínú ìtàn so torí pé gẹ́gẹ́ bá ṣe sọ pé àwọn Rāfidah so táwọn yẹn ma ń pè ní Shia yìí so àwọn Rāfidah yìí tó ma ń pè ra wọn ní Shia táwọn yẹn ma ń pè wọn ní Shia yìí so àwọn Rāfidah yìí àwọn ìjọ kan tí wọ́n ní ṣe pẹ̀lú ìtàn ni wọ́n sì ma ń so mọ́ ìtàn gan so nínú àwọn nǹkan tó wá tún wá máa ń fi ń gé ní sympathy àwọn èèyàn aláìmọ̀kan abẹ́ni tó ṣe pé òun náà ọkàn rẹ̀ ní òun mọ́sá àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam náà tẹ́lẹ̀ so nínú nǹkan tó máa fi ń gé ní Ali so kò sì tọ́ sí khilafa so ọ̀tọ̀ sí khilafa yẹn so wọ́n sì jọ àwọn sọ̀hábà pàdé àpapọ̀ ni láti jàmbá Àlì ni so láti jàmbá Àlì radiyallahu anhu so àti pé láti gbé e fún Uthman so gbogbo àwọn nǹkan báyìí làwọn Rāfidah máa ń sọ pé Uthman kò tọ́ sí khilafa kò tọ́ sí so bẹ́ẹ̀ sì ni ó jí lọ́dọ̀ Àlì náà ni ẹ̀rí pé gbogbo wàhálà wọn aláǹdẹ̀ khilafa khilafa yìí náà ni ipò yìí náà ni ipò ipò ipò ipò tán tí wọ́n ipò yìí ni so àdánwò wọn náà nìyẹn so ah, ẹ̀rí pé àwọn abọ́lá akó láti orí Abubakar abọ́ sí Uthman bẹ́ẹ̀ so ẹ̀yìn wò pé ah, ṣe kò láwọn kankan tó máa ń so mọ́ lára náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tó ma ń so mọ́ lára Umar irọ́ pọ́nbélé ni so irọ́ pọ́nbélé tí ó ti ẹ̀ tẹ́yàn bá ti mọ̀ pé irọ́ ni kò ti ní kò kankan ara so kò ní wéètì kankan ara àti ara so ó sì tún ní ṣe pẹ̀lú pé àwọn ìbẹnu àtẹ́lù tó ma ń bẹnu àtẹ́lù Umar ju pé bá ṣe ma ń so papọ̀ mọ́ nù tàn lọ so kìí sàbàlàyé láti sọ àwọn àwọn ọ̀rọ̀ tó ma ń sọ ń pa Umar in ta wọn bí abala yìí tí àwọn nǹkan tán máa fi ń justify ìdí táwọn fi jẹ́ rọ́fídọ̀ táwọn fi jẹ́ ṣíà so la ń wò so tó bá yí pé èébú ni à ń wò ní àbí àwọn nǹkan tán máa ń sọ ń pa àwọn sàhábà àwọn nǹkan táwọ̀ síwájú yìí sí àwọn nǹkan tán máa ń sọ ń pa Abubakar nìkan lásán but àwọn nǹkan tán máa so mẹ́ta máa fi ń ta aláìmọ̀kan àwọn nǹkan táwọn wò nìyẹn nínú ta so in tó fi fà á nìyẹn ta fi wo khilafa Uthman so in tí wọ́n ń sọ nípa khilafa Uthman wa illa wọ́n gbà pé Abubakar Umar Uthman àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jí khilafa náà so kìí ṣe pé Abubakar nìkan wọ́n sọ sí kìí ṣe pé Uthman nìkan wọ́n sọ sí àmọ́ àwọn nǹkan tó máa ń so mọ́ núùtàn ó pọ̀ gan àwọn so mọ́ núùtàn pọ̀ gan nínú khilafa Uthman so ju ti Umar lọ rárá àti rárá so ah but lábala èpè ní abala èpè Umaru ma ń gba èpè ju àwọn sọ̀hábà míì gan lọ so bó ṣe jẹ́ lọ́dọ̀ àwọn Rāfidah ni so àwọn ma ń sọ pé Uthman ní pé ó jí khilafa ni àwọn sọ̀hábà náà rán lọ́wọ́ láti jàmbá Ali wọ́n sì ma ń sọ pé Uthman kò tọ́ sí khilafa kìí ṣẹni tó tọ́ sí khilafa so kama to nítọ̀ akàn wí mọ́ wọn lẹ́sẹ̀ ni nǹkan tí wọ́n nípa àwọn nǹkan tàà sọ pé àwọn Rāfidah ma ń sọ nípa àwọn kan ma ń wí à ń wí mọ́ wọn lẹ́sẹ̀ ni ibo náà ti sọ so jí kàkà fún wa so nínú tírà al so Muhammadu al-Baqir al-Majlisi so tó kọ Biharul Anwar so tírà tó lọ jíkó yìí so tíra tí ó lé ní 100 volumes yìí so tó lọ jí kó tó sáà jí gbogbo àwọn ǹkan táwọn rọ́fídọ̀ yòókù rẹ̀ náà ti ń kọ tẹ́lẹ̀ tó jí gbogbo ẹ̀kọ́ so Muhammad al-Baqir al-Majlisi so ó sọ nínú Biharul Anwar so Biharul Zulumat so ní falkafu an nusrati Uthman so ó ní ìkóradó láti ran Uthman lọ́wọ́ wa dhabbu anhu àti láti defend rẹ̀ so ìkóradó táwọn sọ̀hábà kóradó láti ran Usman lọ́wọ́ so àti kí wọ́n ò defend rẹ̀ so an bọ̀ wá sí lẹ́yìn o so an bọ̀ wá sí lẹ́yìn náà insha Allah ta'ala so lábàlá àwọn nǹkan tí wọ́n máa ń so mọ́ nínú nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Usman radiyallahu anhu nìyẹn tá ma fi ń tara ìmọ̀kan so àbí tá ma fi ń yàwòrán àwọn sọ̀hábà bí ó ti tọ́ àti bí ó sì yẹ so wọ́n ní kí kóradó táwọn sọ̀hábà kóradó láti ran Usman lọ́wọ́ àti ìdífẹ́ndẹ̀ imma mata'an so yálà kó sí pé mata'an ni so kó jẹ́ nǹkan àlébò fáwọn tí wọ́n rán lọ́wọ́ la mukhliso anhu àbí la makhlasa anhu so kò sí ibi tí a fẹ́ yẹ̀ sí àlébù ni fi man yaduru al-haqqo fi man yaduru al-haqqo ma'ahu haythu ma daru pẹ̀lú àwọn tó ṣe pé òdodo ma ń wà pẹ̀lú wọn ní gbogbo bí tí wọ́n bá wà ní fi a'yani sahabati al-kibar ní àwọn sahaba àwọn tí wọ́n jẹ́ àgbà حيث لم يدفعوا شرذمة قليلة عن إمامتهم so nígbà tó ṣe pé wọn ò dìfẹ́ndì àbí wọn ò rìpẹ́lì àwọn ìjọ kékeré kúò lọ́dọ̀ ẹni tó jẹ́ olórí wọn àbí kúò lọ́dọ̀ ìjẹ́ olórí wọn fi dárí aizihim so láyé àpọ́nlé wọn gbogbo àwọn sàhábà kan wò tán pa Usman nínú lẹ́nu al-Majlisi ní o nínú tírà rẹ̀ Biharul Anwar ara ilé ní mujalladi 31 page 168 so mujalladi 31 so page 168 ní al-Majlisi ló ti sọ nǹkan yìí so tírà rẹ̀ Biharul Anwar tó jí kó tó wá fókọ ara rẹ̀ sí so Ah, wọ́n ni hatta qataluhu ahwana qitla so wọ́n ni títí fi wá pa Usman ní ipa tó yẹpẹrẹ jùlọ ìtumọ̀ pé àwọn sọ̀hábọ̀ dìfẹ́ndìrẹ̀ yẹn mọ́tàánì ni a ń bọ̀ wá sí bí o so kí ẹ máa ń tàfí sọ nìyẹn pé a ní gbogbo àwọn nǹkan yìí ọ̀rọ̀ ni wọ́n ni wà tarahuhu fil mazabil wọ́n tún wá jù sórí àtàn nígbàtán pàtán à ń bọ̀ wá so in tó pọ̀nù tí àwọn Rāfidah ni tó máa ń sọ nìyàn pé ìbàtán pa Usman ìtàn wọ́n jù sórí àtàn ni wọ́n ni walam yatamakkan rahtuhu wọ́n ni àwọn ìjọ rẹ̀ wa 'ashiratuhu so wọ́n ní so al-Majlisi sọ pé ìbẹnu àtẹ́lù ló jẹ́ fáwọn sọ̀hábà tí ó wáyé pé wọn ò dìfẹ́ndì olórí wọn ni wọ́n ní aw huwa qadhun àbí kó ṣe pé nǹkan àlébù ló jẹ́ fi dhalikal imam sí imam yẹn so lórí yẹn sí Uthman haythu ikhtalasa al-khilafa ibi tá bọ̀ wá nígbà tó ṣe pọ́ sí kíni nígbà tó ṣe pé ó jí khilafa ni wa ghasabaha min ahliha ó sì jalè rẹ̀ látọ̀dọ̀ àwọn tó níni so al-Majlisi ní sílé yóò so wa ghasabaha min ahliha ó sì jalè rẹ̀ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ ẹni tó níni wa lam yakhla' nafsahu minha kò sì bọ́ra rẹ̀ kó ń bẹ́ẹ̀ so kò bára rẹ̀ kó níbi khilafa so nǹkan tí al-Majlisi sọ ni so in tó sọ ni nínú nínú tírà rẹ̀ Biharul Anwar so yẹ́ lè ní ah, gbogbo àwọn nǹkan tá ń kà fún wa báyìí gbogbo àwọn nǹkan tá ti ń kà fún wa láti jọ́ yìí àwọn bí àwọn Rafida tó ti pẹ́ ara o kò rí bẹ́ẹ̀ o so bí àwọn Rọ́fídọ̀ tó ti pẹ́ àwọn ará kò rí bẹ̀rẹ̀ ara ti ara irú alìmájílísì yìí ti ẹ̀ bí i tó fi fẹ́ súnmọ́ 400 years ago so ni Muhammad al-Bakiri ló ń kú so ní tó ti fẹ́ súnmọ́ 400 years so ní ó kún pé ah bóyá wọ́n ti yí padà ṣe wá mọ́ tán wà lórí ẹ̀ lónìí so gbogbo ń tẹ́lòmí o mọ̀ sọ so ẹ tiẹ̀ jẹ́ ká wo nínú àwọn tó tún wà ní tán ká tó wo ọ̀rọ̀ àwọn tó wà láyé sí so nínú àwọn tí wọ́n tí táìmù wọn súnmọ́ ti al-Majlisi wọ́n tó fẹ́ máa súnmọ́ 300 so bí 300 years ago bí 400 years ago so ah uh, òun náà ni ẹni tó ń pè ní Muhammad Tahir al-Qummi so Muhammad Tahir al-Qummi ó yàtọ̀ sí ẹni tó kọ tafsirul Qummi tàwọn Rafida so léyìí tún yàtọ̀ ẹni tó kọ tafsirul Qummi òun tipẹ́tipẹ́tipẹ́ in ta n sọ ni ẹ pé nínú àwọn ẹlòmí ta n sọ yìí gan gbogbo àwọn ìlàlà sí àwọn sahaba yìí so torí tí èyàn bá fi nǹkan sí context history ìmọ̀ jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan yé gan so ìmọ̀ jẹ́ kọ́pọ̀lọpọ̀ nǹkan yé gan pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ló mọ̀ ló gbà pẹ̀lú àwọn àwọn bí àwọn Imam Ahmad ni àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n ti ṣépè fáwọn sọ̀hábà kalẹ̀ tí wọ́n ti kàfàrà wọn so gbogbo àwọn kìíní àwọn nǹkan tó ti pẹ́ ní kìí ṣe tó ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá so òun náà látún sọ yí pé bí àwọn tó tún ṣẹ̀mí gan nínú àwọn rọ́fídọ̀ ní nǹkan tó tún súnmọ́ bí 400 years ago tó àbí bí 300 years ago ká ní bí 300 years ago bí 300 years plus so gbogbo àwọn Muhammad Bakir al-Majlisi àti Muhammad Tahir al-Qummi so ó sọ nínú tírà rẹ̀ so Muhammad Tahir al-Qummi ó sọ nínú tírà rẹ̀ ó ní hadithan wa dalilan so wọ́n ma ń pè tírà yìí ní al-arba'un lọ́dọ̀ àwọn Rāfidah wọ́n ma ń pè tírà yìí ní al-arba'un so ní al-arba'un hadithan wa dalilan fi imamati al-a'immati at-tahirin ó kọ tírà yìí tọ̀ tí ó wà lọ rò pé arba'un pẹ̀lú iná tún kó hadisi 40 jọ so yí ma ń sọ́ra fún tí yí ma ń kà ní ọ yí ma ń mọ́ sọ́ọ̀sì so ó sọ nínú tírà rẹ̀ yìí al-arba'un page 594 so nínú àwọn tó ti ṣẹ̀mí bí 300 years plus ago ó ní Muhammad Tahir al-Qummi sọ pé nínú tírà al-arba'un ó ní kafana ó tó wà shi'a so àwa àjọ shi'a Muhammad Tahir ní rí fásirà rẹ̀ so muhammad tahir al-qummi in rí fà sí ìyá rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ ní pé ó tó àwọn o ní àwọn ìjọ ṣíà ní pé ìbáhàtù dámihì so ní pé wọ́n ti ẹ̀sẹ̀ jẹ́ ẹ̀jẹ́ rẹ̀ wọ́n ṣe lẹ́tọ̀ wọ́n gbẹ̀mí osman ní pé ó tó àwọn anna ìbáhàtà dámihì torí bí wọ́n ṣe gbẹ̀mí rẹ̀ dalilun ala butlani khilafati ẹ̀rí ni lórí pé khilafa rẹ̀ wọlé wà bay'ati àti ìbúra tán ṣe fún ẹ̀nà tí ẹni tó bá ti bá ń fọkàn tẹ̀lé yóò ti máa ríta ní àkótò pé ah so tẹ́ bá sọ pé ọlá pé wọ́n pa Uthman ni khilafa rẹ̀ fi wọlé tọ̀ kí wà lẹ́fẹ́ sọ sí khilafa Ali radiyallahu anhu gbogbo ẹni àpẹẹlẹ́ ni wọ́n lọ́dọ̀ ti wá o àmọ́ àwọn táwọn ń separate láàrin tọ́lọ̀wọ̀ bó separate ń bẹ̀ so ok bó lẹ́sí wá yíyọ ti Uthman sọ́tọ̀ tí pípatapa Uthman ó jẹ́rìí lórí pé khilafa rẹ̀ wọlé àti ìbúra tán ṣe fún wọn wọlé bọ̀ pípa tí wọ́n pa Ali ó wá jẹ́rìí fún lórí pé khilafa rẹ̀ wọlé so ẹ rí pé àwọn ni wọn ọ̀rọ̀ wọn ma wọ́n ni وعلى أن الشورى العمرية Ahmad Tahir al-Qummi sọ pé àti pé ṣúra tí Umar gbé kalẹ̀ tafiyan Uthman lam yakun sawaban kò correct orí tó ma gbogbo ẹ̀ lórí yìí orí pé wọ́n pa Uthman náà ni o ló fi sọ pé ṣúra tí Umar gbé kalẹ̀ correct bal yadullu ala anna Uthman lam yakun mu'minan so ní kódà ó ń tọ́ka sí pé Uthman ṣe mu'mini bẹ́ẹ̀ ni eléyìí pọnú tí àwọn Rāfidah bẹ́ ìkàfàrà àwọn sàhábà àti débẹ̀ àti débi ma kàfàrà àwọn sàhábà àti àti débẹ̀ ara so eléyìí a kàn ká fún wa ká fi rí pé wọ́n ma ń sọ pé Uthman jí khilafa gbani so wọ́n ma ń sọ so

nígbàtí wọ́n sọ fún ọ pé rọ́fídọ̀ kèfèrí ní gbogbo wọn tó wọ́n gbárata fáwọn rọ́fídọ̀ yáà tekfir tekfir Allahul musta'an so kí ẹmọ́ ma gbé nǹkan sáyé rẹ̀ so nígbàtí wọ́n ń pe àwọn rọ́fídọ̀ kèfèrí pé ó gbó wọn so òun náà ń sọ fún ọ̀yí pé ẹni tí ò bá tún pé àwọn ò ní tijú pé kí wọ́n sọ ìwọ tó wà lórí òdodo ìwọ ló ma wá lọ sẹ́yìn ló ma wọ́ lọ́wájú ló ma lọ sẹ́yìn in bẹnu tíra wọn bẹ́ẹ̀ ní pé tó bá tún pé Osman kèfèrí náà tún ìwọ́n so àti débẹ̀ akan àwọn nǹkan tán ro so mọ́ nù tàrà ń wò lọ́wọ́ wọ́n ni so kana nasiran lil mu'minin wọ́n nítorí pé Aliyu ó ma ń na àwọn mùmínì lọ́wọ́ falaw kana Usmanu mu'minan tó bá yí pé Usmanu jẹ́ mùmínì ni lam yakun so kò ní ṣe kí ni kò ní pàtí kò ní bìtírẹ̀ rẹ̀ kó wá pàtí so àwọn Rāfidah ma ń sọ ilé so ní pé khilafa rẹ̀ bátil ni so bákanáà ká wá fún wa ní àwọn tí ó wà lásìkò wa so ẹlòmí yìí wà láyé gẹnu wọn nínú ọ̀rọ̀ àwọn Rāfidah so ẹlòmí yìí wà láyé so nínú wọn so ká fún wa ní ọ̀rọ̀ Rāfidah yìí kan lásìkò wa tó gbajúmọ̀ so kọ̀ rẹ̀ ni Yasir al so Yasir al ló pẹ̀rẹ̀ rẹ̀ so alákùnrin yìí ọmọ kuwaiti ni so ọmọ kuwaiti ni so rọ̀fìdíyùn ni tí ma ń kàfàrà àwọn sàhábà tí ma ń sọ̀rọ̀ burúkú pa wọn so tí ma ń làánà wọn àtàwọn oríṣiríṣi nǹkan so àwọn àwọn ìjọba kuwaiti padà ti mẹ́wọ̀n wọ́n tún padà túlẹ̀ so ìjọba mi ìjọba kan ti mẹ́wọ̀n àwọn ìjọba mi wò pé àtọ́ ah, káṣàánú àwọn kọ̀ọ̀kan tó ti mẹ́wọ̀n wọ́n fẹ́ jùlẹ̀ ìbàtán fẹ́ jùlẹ̀ wọ́n jùlẹ̀ àwọn náà tún padà rí pé ah eléyìí burú gan o ìbàtán tún fẹ́ mú báyìí bó ṣe họlọ sí Iran so láti Kuwait so láti Iran ló ti gba Amẹ́ríkà lọ so ní Yasir al-Habibi ìkannú àwọn ògbóǹtarìgì Rọ́fídọ̀ láyé sínú so ó wá ní website so website wọ́n ń pè ní alqatra so in tó fi téèyàn fi gbọ́dọ̀ máa ṣọ́ra nìyẹn o kàn lọ máa wo kàn lọ browse website ẹlòmí ó padà já sí tí ó ti rírí kúrì tí ó ti rọ̀rọ̀ kọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam àwọn tẹ̀kìfìrí ní website àwọn tán kàfàrà àwọn mùsùlùmí ní website àwọn terrorist ní website àwọn rọ́fídọ̀ náà ní website kódà èyàn búrọ̀ sọ́ra gan fáwọn rọ́fídọ̀ gan àwọn rọ́fídọ̀ burú débi pé ní website àwọn rọ́fídọ̀ gbogbo àwọn tíra súnnà gbogbo àwọn tíra súnnà lọ́nà gbé síbẹ̀ tí wọn ò ní yí kankan padà mẹ́bàá wọ́n gbé síbẹ̀ ní máa bó sì wà wọ́n gbé sórí àwọn website wọn ìdí ni pé wọ́n fẹ́ sọ website wọn di reference fáwọn èèyàn káwọn èèyàn lè máa padà sí website yẹn ah ìwọ mùsùlùmí mọ́ lòrú website bẹ́ẹ̀ so wọ́n lòrú website bẹ́ẹ̀ gbogbo àwọn tíra gbogbo àwọn tíra tó lò ma wá tíra Ibn Taymiyyah ni kódà nínú àwọn tíra yà àwọn tíra tó takò wọ́n wà ń bẹ̀ so ó pọ̀ gan wọ́n ma ń gé síbẹ̀ pẹ̀lú mí ó kàn mọ́ kò ń wo bí tó ti mú nǹkan rárá so kò ní wo orísun tó ti mú nǹkan kò ní wo sọ́ọ̀sì tí ti mú nǹkan so yóò kàn mú yóò kàn lọ wo mẹ́ ni tàbátì ẹ̀wà ní wọ́n lọ yí àwọn nǹkan mí padà náà àwọn tíra yìí nǹkan torí ohun èé sẹni tó sí trust yàrá àti yàrá so a ń bèèrè tà hmm. sí gan pé èyàn ń ràn wọ́n lọ́wọ́ nìyẹn èyàn ń bó ṣe ń klíkì ẹ̀ báyìí in tí ó mọ̀ gbé wá fáwọn mùsùlùmí mi ni lójọ́ tó bá fẹ́ wo tíra mi so in tí ó mọ̀ gbé wá fẹ́ni tó ṣe bẹ̀rẹ̀ mọ̀ nìyẹn so tó nǹkan fẹ́ wo tíra kan online yóò kàn gbé lọ síbẹ̀ ni so wẹ́bsáìtì wọn wẹ́bsáìtì àwọn Rafida yìí Ibn Kathir gbogbo ẹ̀ náà ma ń kó síbẹ̀ so kí nìdí wọ́n fẹ́ darí wọ́n wò pé tó bá wo ìwọ tó tí wò dákàmà so tó bá ń ka àwọn tírà súnnà náà lórí wẹ́bsáìtì wọn so tó bá padà yá náà tó bá padà yá ó padà já sí èyí tí èsì e tírà yẹn náà lọ́jọ́ kan so hope tí wọ́n ní náà nìyẹn so ní pé káwọn jẹ́ rẹ́fẹ́rẹ́nsì fún ọ so ọkọ̀ website wọ̀nyí ni share Online Library Share Online Library so gbogbo tíra na mọ́ kó síbẹ̀ so gbogbo tíra na mọ́ kó síbẹ̀ Share Online Library so gbogbo tíra na mọ́ kó síbẹ̀ so gbogbo tíra àwọn afọ́n súnnà so kíyàn sọ́ra kìí sí pé o tún wódòdó gan ó gbọ́dọ̀ wódòdó sáyé òdòdó sí àyè òdòdó lo ṣámílà bá ti ẹ̀rìn wá tó bá lè ka èyàn ma ń ka tíra ni yóò ka tíra ni yóò ní tíra tí ó ma sí báyìí tó ma fọwọ́ kan pépà tó ma mọ̀ pún fọwọ́ kan pépà sàmọ́ bó bá ti ẹ̀wá ní pé hajjá pé bóyí èyàn fẹ́ rẹ́fẹ́nsì kankan ni àmì èyàn ní bùkátà ní kí lo ṣámílà náà kí ló kàn wọ́n àti share online library kí ló kàn pẹ̀lú shareonlinelibrary.com kí ló kàn pẹ̀lú rẹ̀ so lo ṣámílà àwọn olùmọ̀ súnnà wọn òyẹ̀ gbogbo tán ma ń kòtì tán ma ń lo ṣámílà so Yasir Habibi Yasir al-Habibi so lórí ó ní website tán pè ní al-Qatar so ó ma ń dáhùn fatiwa ń bẹ́ ma oríṣiríṣi nǹkan website tí wọ́n tí wọ́n gbárùkù ti sámúsámú ni design rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ so wọ́n wá bí nínú àwọn question tí wọ́n bí lórí website so nínú àwọn questions ah, nínú àwọn questions tán bí lórí website rẹ̀ yìí ni pé wọ́n ní ah, ma hiya mathalibu abi bakrin wa umar wa uthman alayhim la'ainullah so bá ṣe bí lórí website yìí náà nìyàn wọ́n ní kí ni àwọn àlébù abubakar àti umar àti uthman ìpé ọlọ́run kó máa bẹ lórí wọn bá ọ̀rọ̀ fídọ̀ sí máa ń ṣépè láwọn gbogbo owó tí wọ́n tàn tí wọ́n jí o máa pé tí wọ́n kọ́kọ́ fẹ́ tí ọbọnú rẹ̀ tí wọ́n ò jí o mọ̀ pé báwọn Rāfidah sí ma ń bẹ̀rẹ̀ ni ìkannú wọn náà ní ń bèèrè question lọ́dọ̀ Yasir al-Habib yíò lórí wẹ́bsáìtì rẹ̀ so jẹ́ mo sì sọ ó kọ wẹ́bsáìtì al-Qatra so ló kọ rẹ̀ so kíyàn kan fi dákọ̀ reference ara ibi tó ti sọ ni so ibi tó ti sọ ni so ó wá mú ọlẹ́rọ kọ̀kan ó mú Abubakar ó dákọ̀ tí ẹ̀ so ó mú Umar ó dákọ̀ tí ẹ̀ so ó mú Usman so dákọ̀ tí ẹ̀ so kódà níbi tí mo ti ń wo nǹkan tó dákọ̀ nípa Abubakar àti Umar lọ tún wò pé ah tẹ́yàn bá parí ọ̀rọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú so ó tún níbi kan tí a tún gbúrọ̀ kama sí so nínú àwọn nǹkan tí wọ́n tún mú pé wọ́n ma ń lò nóòtà so ah so àǹfàní tó ṣe fẹ́ mìnú so ní pétọ́ ẹni bí làwọn ẹni yìí nǹkan tó yẹ kí àtún kẹmọ sí nínú àwọn so nígbàtí alákùnrin wá ń dákọ mímọ̀ thalibi Uthman so nígbàtí Yasir al-Habibi nígbàtí ń dákọ ti Uthman ó dákọ àwọn nǹkan tó pọ̀ ó dákọ àwọn nǹkan tó pọ̀ gan so ó dákọ àwọn nǹkan tó pọ̀ gẹ́ mo ṣe sọ ìwọ tó bá ń tíyàn bá ń najú gbogbo àwọn nǹkan yìí òun najú wúrọ́ ni so kò sì sígbà tí Islam yìí onífẹ́ máa yìn kò nífẹ́ máa fi nígbàtí wọ́n náà bá tí gbogbo àwọn kaba ìbá tí ń wọ́nyàn lọ́kàn so wá ní mímọ̀ sáàlìbì Uthman ó dákọ̀ àwọn kankan kó tó wá débi pé ó ní iqtisabuhu maqaman nabi ó ní ó jí nabi ó ní Uthman jí àyè annabi so kan máa fi sọ pẹ́tọ̀ àwọn rọ́fídọ̀ ayé ìgbà so ní iqtisabuhu maqo kódà tó bá jẹ́ nǹkankan ni àwọn ìgbà àwọn àwọn tó máa ń lọ́gbọ́n wọ́n tún parọ́ wọ́n tún kó àwọn nǹkan sínú wọ́n lọ kó àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ tó wà lọ́dọ̀ Ibn Kathir ọ̀rọ̀ tó bá rí wọ́n ti ọ̀rọ̀ tí wọ́n bọ̀ àwọn táyé sí wọ́n tẹ̀ ní ohun lójú ti ara street àwọn parọ́ ni wọ́n sì wọ́n sì ní wọ́n tẹ̀ ní wá láti darọ́ papọ̀ so wọ́n ní iqtisabuhu maqama an-nabiy sallallahu alaihi wasallam so wa khilafatihi ó ní osman jí àyà nẹ́bì àti khilafa rẹ̀ so osman ò jẹ́ àyà nẹ́bì o wọ́n ní ikhtisabu laqabi khalifati rasulillah ó ló tún jí lákọ̀bù ní pé ó kọ pé ká máa pèyàn ní khalifa rasulillah ó ní osman jí wọ́n ní min nínú sharia Ali náà rí fásí lọ́dọ̀ tí wọ́n bẹ̀yàn wọ́n ni wàkádà lákọ́bù amiril mu'minin so bákaná wọ́n tún jí lákọ́bù ní pé Usman tún jí lákọ́bù amiril mu'minin so nínú àwọn nǹkan tó fi sí ọ̀rọ̀ rẹ̀ ni so ilé ìlọ́rùgbẹ̀yìn àwọn nǹkan tó fi sí nǹkan tí Usman ṣe so nínú àwọn nǹkan tó gbẹ̀yìn nǹkan tí ó fi sí osman sí so àbí nínú àwọn nǹkan tó wà láàrin nínú àwọn nǹkan tó wà láàrin adam so nínú ọwọ́ àárín ó ti kọ́ dákọ̀ àwọn nǹkan síwájú ó tún dákọ̀ àwọn nǹkan míì náà lẹ́yìn rẹ̀ so so ó tún dákọ̀ àwọn nǹkan míì náà lẹ́yìn rẹ̀ so tọ́ ẹnìkan nínú àwọn tó wà láyé ìsìn láti dákọ̀ fún wa yìí so tó fi hàn pé wọ́n máa ń sọ eléyìí kìí ṣe pé èèyàn kàn fi ń sọ pé ẹ ọmọ ń parọ́ wọn náà ni àwọn nǹkan míì tí wọ́n sọ ara so wọ́n sọ so àwọn rọ́fídọ̀ ń sọ so in tí ó wà ràn wá lọ́wọ́ láti mọ òdodo ìwọ tó dodo ti kọ́kọ́ wà láìmí rẹ̀ tó sì pó dodo ni wọ́n wá ìwọ sì gba tànjẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n sọ yínà tẹ́lẹ̀ ìwọ ti mọ̀ pé rọ́ ni ìwọ sì ti mọ̀ pé òpòrọ́ ni wọ́n ìwọ sì ti mọ̀ pé kèfèrí ni wọ́n àwọn rọ́fídọ̀ so nínú nǹkan tí ó tún wá lé ọkún lódodo òun náà ni kó ma bó khilafa sí dọ́dọ̀ Uthman so bó ni Uthman ṣe di so bó ní Usman bó ló ṣe dé khalifa a wà ká fún wa insha Allah so ẹgbà wá méjì nínú Bukhari so a tún wá ká ẹ̀yà albidaya wa nihaya ti al-Hafidh ibn Kathir so a ká fún wa so yóò fi fi clear siwa wa bó ní Uthman bó ló ṣe di khalifa so ní pé só jí ní ṣe bọ́ ni Uthman ṣe di khalifa so tí ó fi hàn pé tọ́ ẹnìkan kan ò jàmbá Aliyu kódà Aliyu ò fìgbà kan rí pé ẹnìkan jàmbá òun níbi pé in tó jẹ mọ́ khalifa àwọn Rafida ikhtara'uha àwọn náà hún o inṣáàlá a tún ka ìgbà fún wa nínú sahihul bukhari a wà ka a nínú albidaya wa nihaya ti alhafiz ibn kathir fún wa kafiri so alimami bukhari rahimahullahu ta'ala hadithi ta fẹ́ wòye hadithi amr ibn maimun ni so hadithi tó gbà wáyé hadithi yẹn gùn gan nínú bukhari so hadithi yẹn gùn gan ó bẹ̀rẹ̀ láti bí gbogbo tó ṣẹlẹ̀ bọ́n ṣe pa Umar eh, before kan tó pa Umar gan ìgbà tí wọ́n gún Umar lọ́bẹ̀ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló kó sínú so àdíìtì náà gùn gan so tàbá ní àkà gbogbo ẹ̀ so yóò gba àsìkò yóò sì tún gbé wa kúrò ní orí topic so alimam al-Bukhari gba hadithi wa nínú kitabu fadaili ashabin nabi so kitabu fadaili ashabin nabi so abala ọlá tí ń bẹ fáwọn sàábí annabi báàbù qissatil bay'a so walittifaqu ala uthmana ibn affan so báàbù qissatil bay'a so abala so ìtàn bán ṣe búra fólórí walittifaqu ala uthman ibn affan àti bẹ́ni so kò lórí uthman ibn affan so ibi tó wà nínú sahihul bukhari ni hadith jẹ́ حديث 3700 so hadith jẹ́ حديث 3700 that is hadith 3700 so hadith 3700 so ní hadithi so when he الامام بخاري sọ حدثنا موسى بن اسماعيل حدثنا ابو عوانة عن حسين عن عمر بن ميمون قال qala so a fò gbogbo àwọn ọwọ́ bẹ̀rẹ̀ so ó wá ní faqalu nígbàtí Umar tó wà lórí ibùsùnkú radiyallahu anhu wa ghafarallahu lahu so nígbàtí Umar wà lórí ibùsùnkú ó wá ní àwọn èèyàn sọ pé faqalu awsi ya amiral mu'minin ilẹ̀ olùpàṣẹ fáwọn mùmìní awsi ṣe wàsíyà istakhlif ìyẹn ẹni tí ó jẹ́ khalifa lẹ́yìn rẹ̀ qala wọ́n ní Umar wá sọ pé ma ajidu ahaqqa bi hadha al-amri min ha'ula'i an-nafar ó ní ah ìrẹ́ ni tí ó lẹ́tọ̀ sí alamari jùlọ nínú àwọn ìjọ nínú àwọn ah, àpapọ̀ ìyànká awi rohd àbí òǹkà èèyàn kan alladhina tuwuffiya rasulullahi sallallahu alaihi wasallam àwọn tó sì pé òjíṣẹ́ Ọlọ́run bá kú wa huwa anhum radin òjíṣẹ́ Ọlọ́run bá sì yọ́nú sí wọn so Umar ní òun ò fẹ́ yẹ̀yàn kan wọ́n ní nínú intanka yìí so hadithi ibn Maimuni wọ́n fasamma aliyan wọ́n lọ́wọ́dákọ̀ Ali wa Uthman àti Uthman wa zubair àti ya zubair wa tolha àti tolha wa sa'ad so àti sa'ad wa abdurrahman àti abdurrahman so gbogbo láti mọ̀ pé àwọn nínú àwọn mẹ́wàá tán nabi sallallahu alaihi wasallam fún ní ruwal janna ni umaru dakoi so àwọn sahaba náà bá ṣe ma ń gbé wọn ga nìyẹn pé ah àwọn tí wọ́n lọ́lá jù ni so kìí ṣe pé àwọn olùmọ́kàn wá fa àwọn mẹ́wàá kan yọ pé ara ẹ̀sìbá nẹ́bí náà sọ̀rọ̀ pàápàá àwọn ẹlòmí wà aljanna kí tó fi ajá àwọn mẹ́wàá ìtorí pé àwọn mẹ́wàá yẹn náà nẹ́gbà pé wọ́n lọ́lá jù lọ́dọ̀ àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam so bó ti ṣe máa ń rí nìyẹn so láti ayé nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní Umar wá sọ pé wa qala wọ́n wa laysa lahu min al-amri shay'un kò sí kàkà fún nínú alamari òun ẹ̀ gbọ́dọ̀ yàn ní khalifa so kò sí kàkà fún kò sí àmákòhun náà gani rẹ̀ wọ́n wá fi sí bíbáyìí wọ́n fi sí inú inú kọ̀ọ̀sẹ́yì ni pé ka hay'ati ta'ziyati lahu bóyá ọ̀rọ̀ nù kan ọ̀rọ̀ ni àbí ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ Umaru náà ni ihtimali lè wà pé bóyá ọ̀rọ̀ Umaru náà ni ó ní ka hay'ati ta'ziyati lahu kó máa jẹ́ pé tọ́ nǹkan tí ó kọnsóòlù rẹ̀ ní pé ìfi sínú àwọn ìfi Ibn Umar sínú àwọn tí ó jẹ khalifa but ìwánú àwọn tí ó gan ní ìntẹ́ yẹn yóò mọ̀ kọnsóòlù rẹ̀ yóò jẹ consolation fún wọn ni fa in asabati imratu sa'dan fa huwa dhak wọ́n tó bá ṣe pé tọ́ ẹni tó wá padà wá jẹ́ lórí ni Sa'ad Sa'ad wo Sa'ad ibn Abi Waqqas so Sa'ad ibn Abi Waqqas ní pé kíni fa huwa dhak ẹni a ó tọ́ sí wa illa tọ̀ tí ó bá sì ṣe òun falyasta'in bihi ayyukum ma ummir gbogbo ẹni tó bá fi jẹ́ lórí inú yín kó ya máa wá ìrànlọ́wọ́ Sa'ad like kó máa wá support uh, kó ma wá help rẹ̀ fa inni lam u'ziluhu an ajizin ẹ wà rí di tí Umaru fi wá dákọ Sa'ad bí báyìí nìsìn pàkírí tí Umaru fi wá dákọ Sa'ad ṣe wà rí Umaru ni fa inni lam u'ziluhu an ajizin torí pé ìyọ́kù látara pé kò kò ìyọ́kù látara pé kò wà capable wàlá khiyana in sì yọ́kù látara pó jàmbá kí ni Umar gbà lérò ń bí Sa'd ibn Abi Waqqas òun ni olórí àwọn Kúfà tẹ́lẹ̀ òun ni àmìrù fún àwọn ará Kúfà but complain dé sọ́dọ̀ Umar nípa rẹ̀ so kódà wọ́n àwọn ẹlòmí nínú àwọn ará Kúfà wọ́n bẹnu àtẹ́lù débi pé wọ́n sọ pé kódà kò mọ̀rún kígan èyàn ti ma pé gbogbo eléyìí kò wọlé ara àti ara Umar wá rán èyàn lọ sí Kúfà lọ béèrè pé bó ni Sa'd ibn Abi Waqqas àwọn èyàn sì sọ dáadáa ń pa rẹ̀ àwọn tó pọ̀jù sọ dáadáa ń pa rẹ̀ àwọn ẹlòmíì dákẹ́ so àwọn nǹkan kékeré so ni wọ́n sọ àìdá ń pa rẹ̀ so kódà nínú ríwáyà mi wọ́n lẹ́nìkan soso náà ni so but uh, látara siyasa Umar so politics tí àwọn sọ̀hábà máa ṣe so Umaru lè decide pé ara kó ma jẹ lórí lọ fún wọn náà ni but Umaru yọ nítorí àwọn masalih àtàwọn mafasid mi so yí tó Umaru fi wọ́n sala ń bí nìyẹn Umaru yọ Sa'd ibn Abi Waqqas ni olórí àwọn kufa. so yí tí Umaru fi wọ́n sala ń bí nìyẹn pé tọ̀ kìí ṣe pé òun yọ látara pé kò má ṣe o

an ya'rifa lahum haqqahum kó ma àwọn ẹ̀tọ́ wọn fún wọn so wa ya yahfadha lahum hurumatahum kó protect honor wọn kó dáàbò bo honor wọn wa usihi bil ansar so in tún sàsọtẹ́lẹ̀ fún nípa àwọn ansar khayran ní pé kuma sí dada sí wọn alladhina tabawwa'u ad-dara wal imana min qablihim àwọn tó sì pé àwọn ti wà nílùú wọ́n sì ti gba iman síwájú àwọn muhajirun so an yuqbala min muhsinihim nígbà wọn ansọ́rọ̀ kó gba ẹni tó bá ṣe dáadáa látọ̀dọ̀ wọn kó gba wa an yu'fa an musiihim ẹni tó bá ṣàìdá kó yáfi rẹ̀ wa usihi bi ahli al-amsar mo tún gbà níyànjú pẹ̀lú àwọn èèyàn àwọn aráàlú àwọn ìlú tó rọ kiri ká Hijaz so bí àwọn sham àwọn olúbáyẹn àwọn amsar àwọn sham misra kúfà gbogbo àwọn olúbáyẹn so àwọn ahlul amsar so umaru ni mo ń gbáyànjú pẹ̀lú àwọn ahlul amsar khayran fa innahum rid'ul islam torí pé àwọn ni olùdábòbò islam wajubatul mal àti àwọn ni wọ́n máa ń fi owó kalẹ̀ wa ghaizul adu àwọn sì ń bí ọ̀tá nínú وأن لا يؤخذ منهم إلا فضلهم عن رضاهم kó sì má gbà látọ̀dọ̀ wọn àyàfi in tó bá ṣẹ́kù in tó bá ṣẹ́kù so kó sì gbà pẹ̀lú ìyọ́nú wọn ni wa usihi bil a'rabi khayran so àwọn lárúbáwọ́ kó ìtò ń gbà yíyànjú kó ṣe dáadáa fáwọn náà so an yu'khadha min hawashi amwalihim wọ́n ní nǹkan tí Islam ń tọ́ka sí òun náà ni pé kíyàn gbà nínú èyí tó bá jẹ́ èyí tó bá ṣẹ́kù nínú àwọn dúkìá wọn so àbí nǹkan tó bá jẹ́ èyí tó wà láàrin wọn tó wọ́n sí nínú àwọn dúkìá wọn so wa turaddu ala fuqara'ihim so yóò sì dá padà lọ sí yóò fún àwọn yóò gba lọ́dọ̀ tí wọ́n yóò wà fún àwọn aláìní wọn Umar tẹ̀síwájú gẹ́ má sì gbà wá nínú Bukhari ó ní wa usihi bi dhimmatillah ìyí tó ń gbà yẹnjú pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ tán wà lábá abẹ́ àbò Ọlọ́run Ọba wa dhimmatu rasulihi sallallahu alaihi wasallam àwọn kèfèrí tó jẹ́ dhimmi wa dhimmatu rasulihi sallallahu alaihi wasallam àti àwọn tán wà lábẹ́ àbò òjíṣẹ́ rẹ̀ an yufa lahum bi ahdihim kó pé àdéhùn wọn fún wọn wa an yuqatala min waraihim àti pé kó jagun fún wọn kó defend wọn so an yuqatila min waraihim so nípa àwọn dhimmi yìí àwọn tó bá fẹ́ torí pé abẹ́ àbò àwọn mùsùlùmí ló àwọn tó bá fẹ́ jà wọn lógun so kó bá wọn jagun kó bá fi dáàbòbò wọn so wala yukallafu illa taqatahum èyàn ò sì gbọ́dọ̀ labọ̀ wọn lọ́rùn àyàfi nǹkan tí wọ́n kápa rẹ̀ walamma qubida so wọ́n ní nígbà tí Umar kú kharajna bihi wọ́n ní agbéjáde fantalaqna namshi àwọn bẹ̀rẹ̀ sí wasallama Abdullahi ibn Umar wọ́n ní abdullahi ibn umar wá ṣe taslim so that is abdullahi ibn umar ó ṣe taslim sí ẹnu na aisha radiyallahu anha wala qala yasta'dhinu umar ibn al-khattab ní pé umar ibn al-khattab ń gbáyọ̀nda bó ṣe wá nínú riwaya ilé ni torí pé kìí ṣe nǹkan tí kìí ṣe ni alimam bukhari fẹ́ fi lọ́lẹ̀ ń so kò mufassal ń bí èyí tó sàlàyé nǹkan tí al-Imam Bukhari fẹ́ mú wá ń bí òun ni wọ́n mú wá so qala yasta'dhinu Umar ibn al-Khattab ní pé Umar ibn al-Khattab ń gbá yọ̀ndà ọ̀ qalat adkhiluhu yàlá wọn Aisha ni ẹgbẹ́ wọlé fa udkhila wọn ni wọ́n gbé wọlé fa wudi'a hunalika ma'a sahibayhi wọ́n wá gbé papọ̀ mọ́ àwọn sọ̀hábì rẹ̀ méjèèjì so àwọn sọ̀hábì rẹ̀ méjèèjì wọ́n sin papọ̀ mọ́ رسول الله صلى الله عليه وسلم أتي أبو بكر رضي الله عنه وني فلما فرغ من دفنه نبات واسي تقبل سيسي عمر اجتمع هؤلاء الرهط أو انكاوين يتاي عمر صو تبقى بي صو أمتي عمر داكو علي عثمان زبير طلحة سعد أتي عبد الرحمن سو يمفى ني عمر داكو so èyàn mẹ́fà ni umaru fi alamari shura sáàrin wọn so ní pé kí wọ́n yàn láàrin ara wọn wọ́n láwọn àwọn mẹ́fẹ̀fà yíwá péjọpọ̀ faqala abdurrahman wọ́n ni abdurrahman so abdurrahman ibn awf wọ́sọ̀ so abdurrahman ibn awf wọ́sọ̀ pé ij'alu amrakum ila thalathatin minkum so ẹ fi alamari sọ́dọ̀ ènìyàn mẹ́ta láàrin yín wọ́n ní faqala zubair wọ́n ní a zubair sọ pé qad ja'altu amri ila ali wọ́n ní a ah, èmi ti fi nǹkan tó wà lọ́dọ̀ mi mo ti fi sọ́dọ̀ ali pé èmi ti jùlẹ̀ èmi ju ráìtì mi sí khilafati umar fún mi mo fi fún ali wọ́n ní faqala talha wọ́n ní Tọ́lá sọ pé qad ja'altu amri ila Uthman pé á alamari tèmi hako tèmi mo fílẹ̀ fún Uthman ṣàgbọ́n yà mẹ́fà ni so azubair ibn al’awwam so hawari rasulullah sallallahu alaihi wasallam so fi tẹ́lẹ̀ fún Ali so Talha so radiyallahu anhu ó fi tẹ́lẹ̀ fún Uthman so Sa'ad so uh, wa qala Sa'ad wọ́n ni Sa'ad wọ́n ni qad ja'altu amri ila Abdurrahman ibn Auf so Sa'ad ti fi ti ẹlẹ́ fún Abdurrahman ibn Auf wọ́n ni fa qala Abdurrahman wọ́n ni Abdurrahman wọ́n sọ pé Abdurrahman ibn Auf radiyallahu anhu òun náà rẹ̀dì láti fi ti ẹlẹ́ ó wá ń sọ pé ayyukuma ó wá ń dájú Ali àti Uthman radiyallahu anhuma pé ayyukuma tabarra'a min hadha al-amr èwo nínú ẹ̀yin méjèèjì ni ó fi alamari ìkalẹ̀ fanaj'aluhu ilayhi so òun ni yóò decide ọ̀rọ̀ yìí wọ́n ni wallahu alayhi wal islamu wọ́n ni ó sì dọ ọlọ́run ọba àti islamu sí yóò ma jẹ́rìlé lórí لَيَنْظُرَنَّ أَفْضَلَهُمَا فِي نَفْسِهِ ó gbọ́dọ̀ rí pé tọ́ ẹni tó ń fi ilẹ̀ ẹni tó ń fi ilẹ̀ ẹni tó ń fi àlámọ̀rí ilẹ̀ fún yìí ó dá òun ló dáa jù so ní pé ẹni tó ń fi àlámọ̀rí ilẹ̀ fún òun ló dáa jù tọ́ òun gbọ́dọ̀ tẹ̀lé òun gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n ni àwọn shaykhan so Ali àti Uthman àwọn èjì dákẹ́ wọ́n ni faqala Abdurrahman so a méjì dákẹ́ látara pé kò sẹ́ni tí kò ní wù láti pé kó jẹ́ àrólé annabi sallallahu alaihi wasallam so kò sẹ́ni tí ò ní wù eléyìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ pò àbí ara so kò sẹ́ni tí ò ní wù láti jẹ́ àrólé annabi sallallahu alaihi wasallam so torí ó kùnfà láti jẹ́ láti tún láti tún fi dáadáa tó pọ̀ gan lọ́lẹ̀ sínú al'umman nabi sallallahu alaihi wasallam so wọ́n náà méjì dákẹ́ faqala abdurrahman so wọ́n ni abdurrahman wọ́n sọ pé afataj'alunahu ilayya sẹ́fì ilẹ̀ fún mi sẹ́fì alamari ilẹ̀ fún mi wallahu alayya alla alwu an afdalikum so ní pé ọlọ́run ọba ló sì jẹ́ olùjẹ́rìí lé mi lórí ní pé yìí ní gúnríkò láti yẹn ni tó dáa jùlọ nínú ẹ̀yin méjèèjì kọ́ọ̀lá na'am àméjì ní bẹ́ẹ̀ ni so eléyìí gan tún jẹ́ ẹ̀rí pé kìí sí pàwọn méjì ń jà sípò torí pé tán fi lè yọ̀ǹda rẹ̀ pé aha Abdurrahman kò decide kìí sí jàsípò tó wáyé pé jàsípò ní ah, ara ọ èmi ní kó yàn ní ó yẹ kán sọ ah, èmi ló yẹ kó yàn so afdolikum ní pé ẹni tó lọ́lá jùnà èmi ìjìnà níyàn wọ́n ní fa akhadha bi yadi ahad ahadihima wọ́n ló wá mú ọwọ́ ìkanú àwọn méjèèjì so wọ́n ní fa qala laka qarabatun min rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní ah, ó tamá nabi sallallahu alaihi wasallam ah, wọ́n náà wallahu alayka la in amartuka la ta'dilan la in amartuka ní pé Ọlọ́run ọba ó jẹ́ olùjẹ́rìí lé olórí o ní pé tí n bá fi ọ́ sí amir so la ta'dilan ó sì dédé wala in amartu Uthman tí ma wá fi Uthman náà sí amir tó túnmọ̀ pé ẹni tó gba ọwọ́ rẹ̀ yìí mú oníkíni oní Ali la tasma'anna ó gbọ́ wala tuti'anna ó gbọ́ bẹ́ẹ̀ sì ni ó tẹ̀lé àni thumma khala bil akhar so kọ́kọ́ sọ eléyìí fún àlì yìí pé tọ́ tí bá fi ọ́ jẹ amir so ó sì déédé tí bá sì fẹ́ lómi jamir náà ó gbọ́ ó sì tẹ̀lé ẹwú bọ́lọ́wọ́ bá sì ń tọ́ àwọn sọ̀hábà sọ́nà ẹwú tawfiq Ọlọ́hun bá subhanahu faqala lahu mithla dhalik ó wá sọrún ka bẹ́ẹ̀ náà fún àbúgbà ẹni kejì sọ̀rọ̀ wọ́n ni falamma akhadha al-mithaq wọ́n lẹ́yìn gbà tó ti gba àdéhùn àwọn méjèèjì àti ìbúra àwọn méjèèjì ní pẹ́tọ̀ tí má fi ọsọ lórí ó ṣe dédé tí má sì fẹ́ lómí ìsọ lórí ó gbọ́rọ̀ ó sì tẹ̀lé qala ah, rẹ̀ sókè ìrẹ̀ Uthman so ẹ rí pé nínú riwaya ti Bukhari ó fẹ́ máa fún wa nígbà pé bó ṣe bèèrè ìgbà tó bèèrè tánà ni ó ló wá yan Uthman so ìgbà pé ìjókòó yẹn náà ló ti ṣe ara ọ̀ so riwaya àwọn yòókù tákà yóò sàlàyé rẹ̀ fún wa pàápàá jùlọ ti Ibn Kathir so bí Ibn Kathir tafsili ti Ibn Kathir ṣe so tó wà nínú al so ni qala irfa' yadaka so wọ́n ní gbọ́wọ̀ rẹ̀ sókè rẹ̀ Usman fàbáyáàhù ó wá búra fún fàbáyáàhù òun búra fún wàbáyáàhù eh, fàbáyáàláhù alì alì náà búra fún wọ́n ní wà wálaja ahlu dar wọ́n ní àwọn tó wà nù lé náà wọ́n náà bẹ̀rẹ̀ sí so bó sì wà nínú sahihul Bukhari ni so kitabu fada'ili ashabi nabi باب قصة البيعة والاتفاق على عثمان على عثمان بن عفان حديث 3700 حديث لا كجي من البخاري بخاري بودي عثمان بن خليفة so ni hadithi كتاب wà nínú باب كيف so كيف kaifa الإمام al نعم so babu kaifa yubayi'u al-imamu an-nasa so ní pé kitabul ahkam so abala in tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ so babu kaifa yubayi'u al-imamu an-nasa bó ni olórí bó ni yóò ṣe máa gba bẹ́yà àwọn èèyàn so adi 7207 so adi 7207 ní hadithi so nínú sahihul bukhari so wọ́n ní alimam bukhari sọ pé haddathana abdullah ibn muhammad ibn asma haddathana juwairiya an malikin عن zuhri أن حميد بن عبد الرحمن أخبره أن المسور ابن ابن مخرمة أخبره so ni ibn Makhrama akhbarahu ní kó fún nírò ní pé annarọ́htọ̀ ní pé àwọn nǹkan yẹn alladhina wallahum Umar tí Umar fi jólórí sáàrin wọn ijtama'u wọn péjọpọ̀ fatashawaru wọn gbàmàrànmàràn wọ́n ní qala lahum Abdurrahman wọ́n ní Abdurrahman wọ́n sọ pé lastu billadhi unafisukum ala hadha al-amr so abdurrahman ibn awf wá sọ pé ga èmi ẹsẹni e tí ma bá yín du alamari so walakinnakum in shi'tum so mọ́ tẹ́ bá fẹ́ o ikhtartu lakum minkum in yà fún yín láàrin yín dhalika ila abdurrahman so wọ́n wá fi sí ọ̀dọ̀ abdurrahman ní pẹ́tọ̀ abdurrahman ní kó yàn wọ́n falamma wallaw nígbàtí wọ́n lọ Uh, falamma wallaw abdurrahman amrahum nígbàtí wọ́n fi alamari wọn sí ọ̀dọ̀ sí abdurrahman lọ́wọ́ famala nasu ala abdurrahman àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń lọ sọ́dọ̀ abdurrahman abdurrahman ibn auf hatta ma ara ahadan minan nas yatba'u ulaika rahb sí tó fi ṣe pé kódà yìí rẹ́ nìkan kanú èèyàn tí wọ́n ń tẹ̀lé àwọn òǹkà àwọn èèyàn yìí kò sẹ́ni kankan tí ń lọ ń tẹ̀lé ẹlòmí tó yàtọ̀ sí Abdurrahman wala yatahu aqibahu ẹwọ ẹwọ àwọn sọ̀hábà ẹwọ tawfiq ọlọ́wọ́ ba gbogbo kí ní ẹ̀kọ́ ni ọ so ní pé kò sẹ́ni kankan tí lọ ń bẹ́ni kankan gbogbo wọn ọ̀dọ̀ wọ́n ni wà mala an-nasu ala abdurrahman wọ́n ni àwọn èèyàn lọ sọ́dọ̀ abdurrahman yushawirunahu tilka al-layali wọ́n gbà ní mọ̀nà ní gbogbo àwọn ọjọ́ yẹn that is gbogbo àwọn ọjọ́ àtọ̀rù yẹn ẹ rí pé layali na fi sí bíbà tó ń clear in tí yẹn lè sì gbọ́yé nínú àdífì ti Bukhari tó síwájú bíbà pé bí Ali àti Uthman ṣe búra fún tánà ní lọ́yìn àwọn so ẹ rí pé wọ́n ni yushawirunahu tilka layali so on on gba mo ran wọn ní gbogbo àwọn alẹ́ yẹn hatta idha kanat al layla allati asbahna minha so aya fi tó fi di ọjọ́ yẹn ọjọ́ yẹn la aro ọjọ́ yẹn fa bay'ana usman wọ́n yà wá ṣe bay'a fu usman wọ́n ni qala al-Miswar wọ́n ni Miswar tó gba hadithi wa ó ní taraqani Abdurrahman ba'da hajjihin min al-layl ó ní Abdurrahman kẹlẹ̀kùn mi lẹ́yìn àsìkò kan nóòrù lẹ́yìn ìgbà tóhun ti sùn nóòrù so wọ́n ní fadaraba al-bab hatta istayqadhtu Abdurrahman wọ́n wá so lẹ́yìn ìgbà nínú òru láàrin òru ó ní wá kẹlẹ̀kùn títí dìgbà tóhun fi jí faqala araka na'iman ó ní àmórí pé wọ́n sùn wallahi makita haltu hadhihi layla bi kabiri naumin ah àmìmì òrùn sùn lóru yíò pẹ̀lú oorun kan tó pọ̀ lọ títí intoliq ó ní lọ fada'u zubayra wa sa'adan pé azubair wa àti sa'ad fada'autuhuma mo wá lahu mo pè fún fashawarahuma ó wá gba ìmọ̀ràn àwọn méjèèjì thumma da'ani lẹ́yìn náà ó wá pè mí miswar ní sọ́rọ̀ yìí miswar ibnu makhrama so wọ́n ní thumma da'ani lẹ́yìn náà ó wá pè mí faqala ud'u li aliyan ó ní pé aliyi fún mi fada'autuhu mo wá pè aliyi fún fanajahu ó wá bá sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ ní kọ̀kọ̀ annajwa hatta bi harwa layl títí tó rufi dúdú thumma qala aliyun min indihi lẹ́yìn náà aliyi dìde lọ́dọ̀ rẹ̀ wa huwa ala tama'in ali náà sí ìrànkà so ìrànkà pé bóyá òun ni ó fi jẹ khalifa so eléyìí kò sí dhammu kaka lórí ali gẹ́gẹ́ bí ó sì sí lórí Uthman náà so gẹ́gẹ́ bí ó lórí Uthman so ní pé ali kò lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tí pé okay ní pé bóyá wọn náà fi ṣe khalifa àwọn méjì náà wò pé ok bóyá mi náà wọ́n fi ṣe khalifa bàbá wọn bá fi mí ṣe khalifa náà yíò tún gbọ́yìn tó tẹ̀lé náà ni lórí ìbúra tí Abdurrahman ibn Awf gbà lọ́dọ̀ wọn wọ́n ní ẹ máa wo ẹwọ gbogbo nǹkan yóò ẹ máa wo ẹwọ bọ́lọ́wọ́ bá ṣe ń ṣe tawfiq àwọn sahaba kíyàn páyà Ọlọ́run Ọba Ọlọ́run Ọba máa darí àlámàríyàn kíyàn páyà Ọlọ́run Ọba Ọlọ́run Ọba máa tọ́yàn sọ́nà so dákun ẹ wo bí báwọn sọ̀hábà ṣe ṣètò yìí síbẹ̀síbẹ̀ náà àwọn rọ́fídọ̀ yìí tún jẹ ọfà síbẹ̀síbẹ̀ náà wọ́n yìí tún bẹnu àtẹ́lù fa ṣé wọ́n lè ṣe kó dá tó báyìí ìwọ lè fọwọ́ sọ̀yà pé tó bá kó àwọn èèyàn jọ wọ́n ni ثم قال ادعوا لي عثمان وهو على طمع wọ́n ní wọ́rọ̀lẹ̀ àlì pé àlì sí ẹranka pé so ní gbogbo yóò náà fi jẹ́ so kìí sí àlì nìkan ní ẹranka bó ti sí pé wọn ò fi ròyìn osman bí osman náà so torí pé kílẹ̀ rí torí pé ìgbà tí abdurrahman ibn auf tí ó bí àwọn méjèèjì kò sẹ́nì kankan tó fi lẹ́nu àwọn méjèèjì eléyìí sì sàlébù fún wọn ara àti ara kìí sí pé kìí sàlébù fún wọn torí pé àwọn sọ̀hábẹ̀ ìbára wọn lò pẹ̀lú nifaq ẹlòmí o mọ̀ pé ọkàn òun fà sí kan ó sì mọ̀ pé ah, òun lòun tó sí kíní òun lòun tí ń ṣe wàhálà kíní láti jọ ìhà ah. so látàbọ̀ká látara pé káwọn èèyàn fi sọ pé ń wá lórí àbí nǹkan ẹni tóun náà mọ̀ pé ah, tó bá padà yẹn ni yìí gbogbo èèyàn gan gbogbo èèyàn gan náà padà wọ́n ó sì wá ni wọ́n ní náyàn ẹni ní tí ń ṣe wàhálà so tóun náà mọ̀ pé in tí ó padà dálẹ̀ nù yóò lágbájá ni ẹ̀yàn o lágbájá ni ẹmú so lágbájá ni ẹmú ah, rárá tí ara ẹ̀yìn fẹ́ irọ́ sì ní ń pa fún ààrẹ so yóò wá padà wá tán ṣètọ́nù wọ́n àrí ìlò ṣètọ́nù wọ́n padà rí ìlò yóò fi tú yóò fi da òjò rú yóò fi da ní àwọn èèyàn rú ẹ̀ẹ́ sọ́wọ́n náà kọ́ ní ṣeun àbáwọn èèyàn náà àwọn èèyàn táwọn èèyàn wọ́n pé ah, òun ló yẹ kó ẹmọ̀ pé àwọn èèyàn àwọn èèyàn máa wò pé ah, òun ló ṣe gbogbo wàhálà yìí ah, òun ló ṣe gbogbo wàhálà yìí ẹwọ́n ẹni ilẹ̀ wá padà lọ́yàn so àwọn èèyàn lónìí tí wọ́n wò pé ẹni tó so àwọn sàhábì bára wọn so kìí ti mazamma rárá ti ara wa ni Abdurrahman ibn Awfu yakhsha min aliyin shay'a so ó ń bẹ̀rù ó nǹkan kan látọ̀dọ̀ ali so uh, miswar so ibn makhrama ó ní a ah, ó ní abdurrahman ń bẹ̀rù kankan látọ̀dọ̀ ali kí ni abdurrahman ń bẹ̀rù látọ̀dọ̀ ali abdurrahman ibn auf nígbà tó gbàmọ̀ ara wọn èèyàn ó ti rí pé osman ni gbogbo wọn sọ so so ti rí pé Uthman ní gbogbo wọn sọ ṣé ẹni tí èyàn fẹ́ fi jẹ́ olórí lèyàn máa ń bẹ̀rù nǹkan látọ̀dọ̀ rẹ̀ ni àbẹ́ni tí èyàn wò pé tọ̀ òun láàmú ẹni tí èyàn mú ní lèyàn máa bẹ̀rù nǹkan látọ̀dọ̀ rẹ̀ tó bá ṣe pé Ali náà làwọn èyàn tọ́ka sí tó wá ṣe pé Uthman ni wọ́n fi jẹ́ olórí so Abdurrahman ibn Auf náà máa bẹ̀rù látọ̀dọ̀ rẹ̀ pé eh so in tó ṣẹlẹ̀ nìyẹn kìí ṣe pé eh, ọlá pé Ali rárá ọlá pé Uthman làwọn èyàn dákọ̀ gẹ́gẹ́ bá ṣe rí nínú ti riwaya al-Hafiz ibn Kathir tabaka fún wa insha Allah so Uthmani ni gbogbo àwọn èèyàn dákọ so Uthmani ni wọ́n dákọ so kò sí fẹ́ málátọ̀dọ̀ Uthmani òun náà ni wọ́n fẹ́ yàn sí khilafa but Ali so Ali yìí nígbà tó sì pé Uthmani náà dákọ yẹn pé ok tọ́ òun ni ó wá ní khawfun yẹn jẹ́ nǹkan ọ̀rọ̀ al-Hafiz ibn Hajar al ibn Hajar rahimahullahu ta'ala ó qawluhu inú Fathul Bari ó ní wa qad kana Abdurrahman yakhsha min Aliyin shay'a nípa Abdurrahman yìí sí ń bẹ̀rù kankan látọ̀dọ̀ Ali so bọ̀ yẹ́ wà rí pé yìí tó bẹ̀rù yẹn gan padà kò sí kankan bẹ̀ kí nìdí torí pé Ali ló kọ́kọ́ fún Uthman ní bay'a nínú riwaya kan nínú riwaya mi òun lẹ́lẹ́kejì nínú riwaya lẹ́kẹta òun ní ẹni gbẹ̀yìn àwọn riwaya tó sì wá pé òun ni alákọ̀ọ́kọ́ abẹ́lẹ̀ kejì ó tẹ̀sùn ju àwọn ti gbẹ̀yìn lọ so nínú alákọ̀ọ́kọ́ ẹ rí pé nínú èyí tá ti kà fún wa èyí tá kà fún wa ti riwaya Bukhari tá kà fún wa èyí tán ó sọ pé fàbáyáhù ní pé Abdurrahman ibn so àwọn olùmọ̀mí sì sọ pé ara ní pé riwaya pé alákọ̀ọ́kọ́ yìí náà ni òun náà ni riwaya ẹlẹ́kejì ní pé torí pé ni so bí ìgbà pé àdí yìí náà lálákọ̀ọ́kọ́ so bó tẹ̀ sí pòun lẹ́lẹ́kejì pé bí ìgbà pòun náà lálákọ̀ọ́kọ́ ni so ala kulli hal so nǹkan tí Abdurrahman ibn Awf ń báyà gan kò ṣẹlẹ̀ torí pé Ali báyà Uthman ó ní alákọ̀ tó dáa pẹ̀lú Uthman oríṣiríṣi àwọn nǹkan tá mọ̀ wá fún wa so wọ́n ni ah, Ibn al-Hafiz ibn Hajar fẹ́ sálàyé gbólóhùn yìí wọ́n al-Hafiz Hajar mú ọ̀rọ̀ Ibn Hubayra wá no wọ́n mọ́rọ̀ Ibn Hubayra wá so tó ń fi sàlàyé pé Abdurrahman ibn Auf ń bẹ̀rùn kalátọ̀dọ̀ Ali wọ́n ni Ibn Hajar ni qultu walladhi yadhharu li in tó hàn sí mi annahu khafa in baya'a li ghayrihi ní pé Abdurrahman ibn Auf ń bẹ̀rù pé tó bá yẹ pẹ́lú mìíràn búra fún alla yutawi'ahu ní pé kó má tẹ̀lé pé kó má gbọ́rọ̀ ní pé kóhun náà má so ó bẹ̀rù nǹkan yìí látọ̀dọ̀ Ali so ní pé Abdurrahman ibn Auf but a ti sọ̀rí tó fi bẹ̀rù ẹ̀ látọ̀dọ̀ Ali torí pé ẹni tí yàn fẹ́ mú èyàn bẹ̀rù kankan látọ̀dọ̀ òun náà ẹni tí yàn fẹ́ mú lèyàn ó ma bẹ̀rù kankan látọ̀dọ̀ rẹ̀ ẹ wò ẹ wò síyásà àwọn sọ̀hábà ẹ wò ẹ̀kọ́ gbogbo kí ní ẹ̀kọ́ ni àwọn so ibn hajar ni tó hàn li semi o semi ibn hajar annahu khafa in baya ali ghayrihi ní pé abdurrahman ibn awf bẹ̀rù pé kun bá ṣe be yan fe lomi alla yutawi'ahu ní pé kó má tẹ̀lé so ká padà sí ọ̀rọ̀ inú bukhari so ni a fada'autuhu thumma qala ud'u li usman wọ́n lẹ́nà wá ní pé usman fún fàdáwùtùhù mọ́ wá pé Uthman fún fanajáhù ó bá sọ̀rọ̀ ní kọ̀rọ̀ wọ́n ni hatta farraqa baynahuma al-mu'adhdhin bis-subhi ó bá sọ̀rọ̀ láti òru débi pé mu'adhdhin ẹni tó ń pèrún ló ló separate wọn pẹ̀lú pẹ̀lú pé ó ń pèrún fásùbá falamma indal mimbar so àwọn èèyàn sì kó sí wọn kójọpọ̀ sábẹ́ mimbar fa arsala ila man kana hadiron ta ma ni abẹ́rẹ̀ that is wájú rẹ̀ àtàyíká rẹ̀ so fa arsala ila man kana hadiron so min al-muhajirin wani abdurrahman ibn afu wọn ránṣẹ́ sáwọn tí wọ́n gbà wọn tán wà abẹ́lẹ̀ ibn al-muhajirin wal ansar àtàwọn ansar wa arsala ila umaro il ajnad àtàwọn olórí àwọn ogun so àwọn olórí àwọn ogun olórí àwọn ọmọ ogun so bí àwọn olórí àwọn sham àwọn olórí àwọn kúfà olórí àwọn misra olórí àwọn basra gbogbo àwọn báwọn wa kanu wafaw tilkal hajja ma'a umar àwọn olórí àwọn ọmọ ogun yìí wọ́n sì ṣe hajj pẹ̀lú umar so wọ́n ìwà medina so wọ́n padà sí medina so ìbẹ́yà uthman àwọn tó gani rẹ̀ pọ̀ gan so nínú tawfiq Ọlọ́run ọba náà ni o wọ́n ni falamma sí tí wọ́n bá fẹ́ ṣe lè rí ìṣẹ́dá tó báyìí kan kó yàn mẹ́wàá gan fún ọ so lè rí sí dáa tó báyìí tó kí wá ló kàn tó wọ́n bẹnu àtẹ́lù àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ní ìgbà tán kójọpọ̀ tashahada abdurrahman mo ti wo alámọ̀rí àwọn èèyàn falam arahum ya'diluna bi Uthman in rí wọn kan lọ kan dákọ̀ ẹlòmí tó yàtọ̀ sí Uthman fala taj'alanna ala nafsika sabilan tó ma ma ṣe kíni ma ma gbé blame lórí ara rẹ̀ so ìgbà ìgbà Ali ni mọ́nà lélẹ̀ so tí Abdurrahman ibn Auf sí wani faqala ubayi'uka ala sunnati Allahi wa rasulihi wal khalifataini min ba'di wọ́n ní Ali wá ṣe bay'a so wọ́n ní bí Abdurrahman ṣe sọ bọ́lùn yìí Ali ṣe bay'a fún Uthman lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní fa bay'ahu Abdurrahman Abdurrahman ní sínà ṣe bay'a fún wa bay'ahu an-nas al-muhajirun àwọn muhajirun náà ṣe wọ́n búra fún Uthman wal àtàwọn olórí àwọn ọmọ ogun àtàwọn mùsùlùmí wọ́n bọ́ra fún Uthman so eléyìí ó tún léwa kún ní tawdih díẹ̀ sí yóò tún clear sí nípa bóò ni Umar ṣe jẹ́ khalifa so bóò ni Uthman rádà bóò ni Uthman ṣe jẹ́ khalifa yóò tún clear rẹ̀ fún wa díẹ̀ sí so bàtà bá wá ka ti ibùn tó bó ṣe wá nínú al-Bidaya wa Nihaya Ibn yóò wá clear gbogbo ẹ̀ pátápátá so yóò yànnà gbogbo ẹ̀ pátápátá insha Allahu ta'ala so yi takatan yi gẹ́bí mo sì sọ tẹ́lẹ̀ alman bukhari ló gbàwà nínú kitabul ahkam babu kayfa yubayi'u al-imamu an-nasa so hadith 7207 nínú sahihul bukhari so kò jẹ́ bó ṣe jẹ́ fún jòkó tẹ́lẹ̀ inṣáàlá so aka ti al-hafiz ibn kathir ní jòkó tó ń bọ̀ wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka rahmatik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu